Praise the name of the Lord. You can do it better. Hallelujah. We want to worship the King of Kings, the Lord of Lords this morning. We give him all the praise, all the honor, the Prince of Peace. And uh, we also want to worship the mighty one of valor. We thank you, Lord. Also, we want to honor our daddy in the Lord. Bákan náà, ṣé dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa. For the opportunity to serve. Fún àǹfààní láti ṣiṣẹ́ fún Olúwa. And for all the congregation. Àti fún gbogbo ìjọ lápapọ̀. Who are consistently working and serving the Lord. Àwọn tí wọ́n fi tọkàntọkàn tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n sì ń sin Olúwa. May the Lord, may the peace of the Lord be with you. Kí àlàáfíà Olúwa tí ó bá wa gbé. In the name of Jesus Christ. Ní orúkọ Jésù Kristi. Today is a celebration day. Òní ọjọ́ àjọyọ̀. We have celebrated with the children. A ti ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ọmọ wa. And we are also going to celebrate with the adults also. A ó sì ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn àgbà. And um, the team the Lord just work everything together for good. Olúwa mú kí ohun kó ṣiṣẹ́ pọ̀ fún rere. But before we do something that is different from our normal question and answer. Kí a tó ṣe ohun kan tẹ́kọ̀ọ́ yàtọ̀ sí ìbéèrè àti ìdáhùn tí a máa ń ṣe. Because today we are not going to treat any question. Nítorí pé lónìí a ò ní gbéyẹ̀wò àwọn ìbéèrè. But the Lord is going to do something different for us this morning. Ṣùgbọ́n wa yóò ṣe ohun àrà ọ̀tọ̀ fún wa lónìí. In the book of Mark chapter 16, verse 15 and 16. Nínú ìwé Mark orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí kẹrìndínlógún. The Lord says, Go ye into all the world and preach the gospel. Go ye into all the world and preach the gospel. Ó máa If we refuse to go into the world and preach the gospel. Just as Jesus has said. Darkness will rule over the world. Òkùnkùn yóò jọba ayé yìí. If we do not go into the world. Tí a bá kọ̀ tí a ò lọ sínú ayé. If the church do not stand up and initiate programs, Tí ìjọ tí wọn ò bá dìde tí wọ́n sì gbé kalẹ̀ àwọn ètò. If the church does not organize programs, Tí ìjọ ò bá gbé àwọn ètò kan sílẹ̀. Darkness will rule the world. Òkùnkùn yóò jọba ayé yìí. And The fact that the Lord says go into the world. Nítorí wá What it means is we have become environmental transformer. We must be an environmental transformer. A ní láti And this want to use this opportunity. To encourage all our regions. All our branches. Whatever you see us doing at the headquarters do the same. Ohun yòówù ṣe bá rí wa tí à ń ṣe lónú ìjọ yìí, ẹ máa ṣe bákan náà. And for every child of God. Àti fún gbogbo ọmọ Ọlọ́run. We must all start to impact our environment. A ní láti dìde kí a ní ipa rere lórí agbègbè wa. We must start making a difference. Ẹ jẹ́ kí a ní sí ìyàtọ̀ tó ṣẹlẹ̀. Do something for somebody today. Ẹ ṣe ohun kan fún ènìyàn kan lónìí. And today. Lónìí. We are going to introduce young entrepreneurs to us a fẹ́ ti tó wa létí àwọn tẹ́ wọ́n ní iṣẹ́ àdáṣe ti wọn tó jẹ́ pé àwọn ọ̀dọ́. these these children of God. àwọn ọmọ ọlọ́run wọ̀nyí. they are here to share their stories. wọ́n bẹ ní láti sọ ìtàn ayé wọn fún wa. they are here to share their stories. wọ́n fẹ́ sọ ìtàn ayé wọn fún wa. I'm sure that you will learn from their stories. ó dá mi lójú pé a ó rí ẹ̀kọ́ kan nínú ìtàn yìí. and we encourage everybody. a ó gbà wá níyànjú. both young And uh, I'm not talking about the retired people, both young and um, middle age. Àwọn ọ̀dọ́ àti àwọn tó jẹ́ pé wọn ò tí ì dàgbà púpọ̀ mi ò sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti fi ẹ̀yìn tí ó. We must come out, we must all come out from our comfort zone. A ní láti jáde ní agbègbè kàfí ní ìdúrà. The zone of supernatural achievement. Ṣé agbègbè tó yẹ pé a ò sí ní bá ti ṣe ní ọ̀nà àrà ọ̀tọ̀? So today, lónìí, we are going to present our award winners. A ó fi hàn wá àwọn tó jẹ́ tó gbégbá orókè. Last year we held a program called Get Connected. Ní oṣù ọdún tó kọjá, a ní ìpàdé kan tí a wípé ní àsopọ̀. And we do this program once in a year. A sì máa ń ṣe ètò yìí ní ẹ̀ẹ̀kan nínú ọdún. And the purpose of the program is just to encourage entrepreneurs. Èrè ìdí tá a fi ń ṣe ètò yìí pé láti lè gbé àwọn èèyàn tó máa ṣiṣẹ́ àdáni sókè. So among us we have uh, award winners. Lára wa, a ní àwọn tẹ́tẹ́ wọ́n yanrantí. We have about three of them that won the prizes for last year Get Connected. Àwọn mẹ́ta ni wọ́n gba ẹ̀bùn nínú ètò tí a gbé kalẹ̀ tí a pe àkórí rẹ̀ ní ní àsopọ̀. And uh, we have another three about four people that won prizes this year for the program also. A tún ní àwọn mẹ́ta tàbí mẹ́rin tí wọ́n tún gbégbá orókè tí wọ́n sì gba ẹ̀bùn yìí nínú ètò tí kalẹ̀ yìí bákan náà nínú ọdún yìí. Ladies and gentlemen. Ẹ̀yin arákùnrin àti lóbìnrin. join me in welcoming these award winners. Láti ṣe àwọn tẹ́ wọ́n gbégbá orókè tí a ṣe òmùdá As we come to the podium now. Báwo ṣe ṣèwá sórí àga ìwásù? Let's clap for Jesus please. Ẹ They are going to share their stories. Wọ́n sọ ìtàn wọn fún wa. But because of time, we cannot listen to all of them. Nítorí àkókò wa, a ò lè fetí sí gbogbo wọn. History is better than money. Ìtàn Ó sunwọ̀n ju owó lọ. The reason why many people are not doing what they're supposed to do is because they never had any story. Èrò ìdí tó jẹ́ àwọn kan wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe, òun ni wípé wọn ò gbọ́ àwọn ìtàn tí yóò yí ayé wọn padà sí rere. I'm trusting God. A sì ń gbọ́ Ọlọ́run gbọ́. That as they share their story. Níṣẹ́ ni wọ́n ṣe sọ ìtàn wọn yìí. They have not gotten there. Ọ̀n ìdí ìdí bẹ́ẹ̀. They are moving. Wọ́n tẹ̀síwájú. But as they share their story. Ìgbà bí wọ́n ṣe ń sọ ìtàn yìí. Some body somewhere. Ènìyàn We count the fire. Yóò gba. Ìdúgbà ilẹ̀. Iná Praise the Lord. My name is Ejime Okonkwo. I worship at LFM Zion, place of Covenant Assembly, Bagada. In I, I'm a lawyer. I trained as a lawyer actually, and I've been working as a lawyer for some time. So at a point in my profession, I started experiencing dissatisfaction. So I resigned. When I resigned from my job, I got to the point of asking God, what am I going to do? Because I can't stay idle. So I began to pray. And the Lord led me to my house to start a fruit business. That's a wellness industry, a wellness company where I sell smoothies, fresh juice, and pizza meals. So I was still, you know, I wasn't so convinced because I was still skeptical. I grew up with the mentality of nine to five white collar job in my family. So as I had said and the Lord has laid into my heart, my brother and some of my friends confirmed to me that this is what the Lord wants me to do. So I took a step of faith and I set up my company, Summary Foods. You know, when I started, I was just going on. I thought it was a walk in the park because I hadn't done business before. So when I started experiencing some challenges, my husband advised that I should go and meet our pastor. You know, when I went to meet our pastor, he told me that I should keep up, keep at it. That is a process I should keep at it. I continued. So in 2017, the palm was staying hands of April, exactly April. After the program, I got a text from our pastor. He told me that there was a competition coming up at the headquarters organized by the church that the Get Connected program, that I should go for the competition, that the Holy Spirit said I should go for the competition. And I was like, how can you be telling me to go for competition when I'm facing serious business strategies and are talking about competition? But I, I obeyed him and I went for the competition. To the glory of God, I came out the best. I came out the first in that competition, the Get Connected um, competition in 2017. I got a cash prize of 100,000, then a grand prize of 250,000 naira. Then in addition to the money I got, I also got insight as to how I was to brand my product. Because when I started, I just, it's a food product, so it needed to have all the details of what was inside. When I started, it was like this. I didn't have any information on it, just the business name and the phone number. But from the competition, I was told to brand it better to have my ingredients, what I have inside the bottle, in what I have, the contents of the bottle on the sticker. So I did that. I was also told that my product was underpriced, so it wasn't going to cut across as a premium product. So I also went back and did my pricing well. So to the glory of God, a business that started with less than 10,000 naira, the Lord has increased it to greater heights. So today, I want to really thank God, especially for the honor, and I also want to thank our Father in the Lord for this platform. And I also want to encourage everybody here, all the entrepreneurs here, I want to encourage you to keep at it. And I pray that all those who want to start something, that the Lord is going to give you a winning idea that will take you from zero to hero in Jesus' name. Amen. Àwọn arábìnrin wa ń jáde ní òní láti sọ nípa bí wọ́n ti bẹ̀rẹ̀ òwò wọn wọ́n ní àwọn tilẹ̀ jẹ́ni tí ó lọ kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ fásitì ẹ̀kọ́ agbẹjọ́rò ni wọ́n kọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìpèníjà àti àwọn ìdojúkọ kan wọ́n wá wò wípé kí ni òun mìíràn tí àwọn ti lè pé ṣe báyìí ni wọ́n ṣe mú ọ̀rọ̀ yìí sọ ọlọ́run lọ wọ́n gba àdúrà ní ìgbà tí wọ́n gba àdúrà ọlọ́run fi sí wọn lọ́kàn wípé kí wọ́n lọ sínú bí a ti ń lọ èso tí a sì ń fún omi rẹ̀ jáde tí ó ń jẹ ohun mímu fún àwọn ènìyàn bákan náà ni àwọn alákùnrin wọn àwọn ọ̀rẹ́ àtòjúlùmọ̀ bákan náà tó ti tó wọn létí wípé arábìnrin wa ohun tí ọlọ́run ní tí o ṣe gan-an ní ohun yìí àwọn gbẹ̀gbẹ́ tẹ wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe tí ó tilẹ̀ jẹ́ wípé tẹ́lẹ̀ yìí èròǹgbà àti èrò tiwọn ni wípé tí àwọn máa ń ṣe iṣẹ́ ara aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago márùn-ún ṣùgbọ́n ní ìgbà tí wọ́n ti rí wípé ibẹ̀ kọ́ ni ìlànà ọlọ́run fún ayé àwọn gbé wà wọ́n gbìyànjú láti tẹ̀síwájú ṣùgbọ́n bí wọ́n ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà àti ìdojúkọ bákan náà ni wọ́n tún rí nínú ìdààmú àti làásìgbò bí òwò wọn yóò ti gbèrú yìí ni wọ́n lè wà ní ọjọ́ kan tí olùṣọ́àgùntàn ìsanwó pè wọ́n tó ti sọ fún wọn wípé arábìnrin wa ìdíje kan yóò wáyé o ní olú ilé ìjọ tí a pè ní níní àsopọ̀ àwọn wá wò pé níní àsopọ̀ bíi báwo mo ń ronú bí òwò mi yóò ti gbèrú ẹ̀yin ti lọ máa lọ fún ìdíje tí ọ̀rọ̀ ìdíje ni ó kàn yìí ṣùgbọ́n síbẹ̀ sí wọ́n gbọ́ ọ̀rọ̀ ránṣẹ́ ọlọ́run yìí wọ́n wá fún ìdíje náà wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní ìgbà tí wọ́n wá fún ìdíje náà àwọn gbọ́dẹ ní àkọ́kọ́ tí wọ́n yọrọ sí jùlọ nínú ìdíje náà nínú ìdíje yìí wọ́n fún wọn ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lẹ́yìn èyí bákan náà wọ́n tún fún wọn ní àwọn ìrànlọ́wọ́ tó jẹ́ ẹgbẹ̀rún àádọ́ta lẹ́yìn ìgbà náírà wọ́n tún wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé nínú ìbò ibi ìdíje yìí bákan náà ni wọ́n tún ti fún àwọn ní àwọn àṣírí ohun tí wọ́n lè túnṣe sí tí òwò wọn yìí tí ó fi yọ̀rọ̀ ọtí sí wọ́n sọ fún wọn níbẹ̀ yìí pé àwọn ohun tí o kò pọ̀ tí ó wà nínú ìgò tí o tà yìí o ní láti kọ́ sínú àlẹ̀mọ́ rẹ̀ wọ́n ní tẹ́lẹ̀ rí àwọn kàn ní orúkọ ilé iṣẹ́ àwọn àti orúkọ èso tí àwọn lọ ni àwọn òòtú àwọn ohun tí àwọn kó àti iṣẹ́ tí ó lè ṣe ní ibi ìdíje yìí ni wọ́n ti sọ fún wọn wípé gbogbo ohun tí o kó tí ó lọ́kàn àti iṣẹ́ tí ó lè ṣe ó ní láti wà nínú àlẹ̀mọ́ tó wà lára ìgò rẹ bákan náà ni wọ́n ti sọ fún ọ wípé owó tí òun ta ọjà yìí ó ti kéré ju kò ní lè jẹ́ gbajúgbajà àwọn èèyàn á sì máa fojú bí tirẹ̀ wípé á jẹ́ wípé kò ń ṣòwò kan tó níye lórí lọ títí tí ọdún wa ti ṣe fún wọn rèé o tí wọ́n ní àsopọ̀ tí wọ́n sì pèjèjé owó wọn ti tẹ́lẹ̀ yìí ẹgbẹ̀rún mẹ́wàá náírà tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí a ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọba agbára náà ló ti kọ òwò náà nípasẹ̀ wípé wọ́n wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n kọ́ni bí a ṣe lè ṣe òwò kì á ṣèrè ní olú ìjọ yìí. wọ́n lọ́la tó lùwà ṣe lọ ayé wọn yìí ni wọ́n ṣe jáde láti sọ wípé gbogbo àwọn ènìyàn tí wọ́n ní òwò àdáṣe sí wọn tí wọ́n gbìyànjú láti máa wá fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí bí ọlọ́run yóò ti máa bá wọn pàdé ẹ̀sìn ìfún olúwa. Praise the Lord. Shout hallelujah. Ẹ ṣe hallelujah. My name is Tobine Kedili Antioma. I'm a member of Mountain of Fire Military International Headquarters, a graduate of accounting, and the CEO of Sandalili Collections. We are into production of quality footwear and handbags, casual footwear and corporate footwear too. After my NYSC, I got a job as an accountant in a private firm. But I noticed that the environment was not conducive for me spiritually and physically, so I resigned. So after that, I began to pray God's direction on what to do. One Sunday, on a Sunday like this, during the regular program, I heard the announcement about the Dockers Empowerment School. So I enrolled for the school and bad making. During the course of the program, I got inspired and I started my business and I did this lesson even before I graduated from the Dockers Empowerment School. I started with the sum of 5,000 naira. At that point, I didn't have a sewing machine. I didn't have a filing machine. So after the training, our friend the Lord said, Otediko Olukoya blessed us with a sewing machine, the sewing machine. So I prayed that God is pleased to bless him and, and, and, bless, his, and bless his ministry in Jesus' name. Shortly after that, my younger brother told me about the 2017 Get Connected program. So, and um, he referred me to register for the competition. So after the competition, I, I never knew my products were so attractive until I went for the completion. So to the glory of God, I thank God that I came out, I was the first one out. And I was awarded with prize of 50,000 naira cash prize and the grant of 100,000 naira. So since the completion, since after the completion, I've, my, my products have been, the awareness of my products and the demand of my products, they really increased tremendously. And since then, after the program, after the competition, before then, I produced just um, casual footwear and um, handbags. After the competition, I went further in making corporate shoes for men and females, for men and females, and I thank God for that. And also, I was able to buy necessary equipment for my products. And I'm glad to announce to you that and I the Collections, it has come to say, and it's a registered company now. And I thank God for this great opportunity and I thank God for this positive transformation that my life and my business has experienced. Thank you and God bless you all. Àwọn ènìyàn bákan náà tún sọ ìrírí tiwọn bí wọ́n ti bẹ̀rẹ̀ owó wọn wọ́n láwọn ti lọlé kọ̀ọ̀kan nílẹ̀ ẹ̀kọ́ fásitì tí a ti ṣe ìṣirò owó wọ́n ní lẹ́yìn ètò àkùnbánirò àwọn. àwọn rí iṣẹ́ ní ilé iṣẹ́ kan wọ́n ní ṣùgbọ́n nípa ti ara àti nípa ti ẹ̀mí ilé iṣẹ́ yóò fi àwọn ní ọkàn àti ara balẹ̀ báyìí ni wọ́n ṣe pinnu wípé kí lohun tí àwọn lè ṣe wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà sí ọlọ́run nínú àdúrà gbígbà yìí wọ́n wà tí wọ́n ti gbọ́ nígbà àwọn ilé iṣẹ́ ìránṣẹ́ jọ̀káàtì wọ́n lọ́pọ̀ àpò ènìyàn níbi àti ń ṣe onírúurú ohun gbogbo. Àwọn lọ forúkọ sílẹ̀ níbẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n lọ kọ́ bí a ti ń ṣe bàtà àti báàgì. Wọ́n ní nígbà táwọn tilẹ̀ ti ń kọ iṣẹ́ yìí lọ làwọn ti bẹ̀rẹ̀ láti máa ṣe bàtà ti àwọn àti báàgì àwọn. Wọ́n wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé tẹ́lẹ̀ yìí nígbà tí àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àwọn mọ̀ ń ṣe àwọn bàtà àbọ̀yọ tó jẹ́ wípé èèyàn lè wọ̀ láti wọ̀ nínú ilé yìí. Wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti ń ṣe àwọn bàtà fọkùnrin fún obìnrin tí wọ́n lè wọ̀ lọ ibiṣẹ́ tí wọ́n lè wọ̀ pàápàá lọ sí ibi àpèjẹ wọ́n wá tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní ìgbà tí àwọn ti kọ́ ẹ̀kọ́ yìí tán àtẹ́lẹ̀ àwọn òtilẹ̀ ní irinṣẹ́ ọkàn rárá bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀rọ tí wọ́n lè máa fi rán àti tí wọ́n lè fi máa mú bàtà náà àti àwọn àpamọ́wọ́ tí wọ́n ń ṣe tí ó lè máa gbọ́ ṣùgbọ́n wọ́n dúpẹ́ lọ́wọ́ lọ́nu wípé bàbá nínú olúwa ní orí òkè yìí wọ́n fún àwọn ní ẹ̀sùn ìránṣàn wọ́n ní lẹ́yìn èyí wọ́n tún fún àwọn ní owó wọ́n ní báyìí làwọn tún ṣe gbọ́ nípa ìdíje ti àwọn tí ó fún ṣe ṣe òwò sí wọ́n ní àwọn wá sínú ìdíje náà wọ́n ní àwọn tìlẹ̀ àwọn ní ẹyin ìkejì nínú ìdíje yìí wọ́n fún ọ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà lákọ̀ọ́ náà ni wọ́n tún fún ọ ní owó ìrànlọ́wọ́ tí ó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wọ́n wá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé lẹ́yìn èyí òwò táwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún márùn náírà péré àwọn bẹ̀rẹ̀ sí í ṣe nílẹ̀ pẹ̀tẹ́ níbi àti sọ̀rọ̀ báyìí wọ́n ti fi orúkọ iléeṣẹ́ wọn sílẹ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n forúkọ iléeṣẹ́ sílẹ̀ ní orílẹ̀ yìí ní báyìí wọ́n ti ń ṣe àwọn onírúurú ohun òwò wọ́n sì ti dèrú sí i bóyá látọ̀lúwa ti ń nu ayé wọn nípasẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ yìí ni wọ́n ti wá sí ọpẹ́ Praise the Lord. Good morning, church. Uh, foremost, I want to thank God for the opportunity and the privilege to be here. Especially I want to thank our Father and the Lord and the PEP team. It's a privilege, a real privilege. And I pray that good Lord will continue to better your life in the name of Jesus. Amen. Um, my name is Omodola Koraman. I'm a graduate of Bowen University, Washington State. I graduated in the year 2014. And I'm the Chief Responsibility Officer for UADRE. UADRE is an indigenous clothing line, and we help our clients feel bespoke, distinctive, and innovative adre fabrics I Nigeria ready to wear, I Nigeria handcuffs, and Nigeria soft furnishings. Um, this is my entrepreneurial story. Um, upon graduation, if anybody had told me that I was going to search for a job for a day, I would have probably doubted. Reason being that I was already working, an intern, eh, working as an intern in a good agency with good people around me. But then, as I continued with work, the only thing kept telling me, for. this is not where you're meant to be. Because until at that time, I was working on an alcoholic brand, Andrew Ndalako, I've called you to populate the kingdom of heaven, but that is not your deal. You are populating bar and hair. I began to feel uneasy then. I knew I was going to leave the job. But then I was thinking, there's no job outside. I want to go out, ask people. I tried searching for um, advice from people. They were like, just say. But then I stumbled on the template point in Jesus' book titled um, 50 Words of Wisdom to Change Their Lives. And that particular point said, the answer to all fires, everybody's doing it. That was all I needed to hear. And as such, I backed out. And it was not going to be easy. And I tell you, I was in my resident there in Surulere one day. It was one of my downtimes. There wasn't money, I was in need. But then I just put on my system, I watched this video clip of a motivational speaker. Um, and he said something. You all have seeds in your hands. Why not just do something with the seed you have in your hands?" Just start. That was what I heard. And then the spirit told me, look what." Then I realized, okay, we have some business in the family, but then um, I, while I was younger, my mom used to leave us in the shop and then I knew much about Adire meeting, Adire selling. I'd honed my skill on the marketing skills and business management skills. So all I did was to, with the little I had on me, I got some fabric and I began to market it around. Then I realized that the person is kept on increasing. Then I said, ah, I think I really want to start this. And I put a call through to my mom. And I said, Mom, I want to start this business. I said, are you serious about it? She said, yes. Okay, what you're going to do is this. Um, call your dad, share your business idea with him, and whatever he says. I told my dad about it, and he said, what is the business plan? I showed it to him, the executive committee said, Olako, I believe in you, can do this, go ahead. And that was what best the of you as well. And since then, God has been taking us from places to places. I had to actually a uh, role under the, uh, um, uh, uh, I rolled to actually learn the trade formally. I enrolled as an apprentice, I learned the trade formally, and then I started my business. My dad gave me 70,000 naira to start the business. And to the glory of God, it began to increase. I especially want to thank um, God, for Perth. Perth has been, uh, they have actually played a pivotal role in my existence and the survival of my business. The reason being that at that time I needed encouragement. And there was this trade fair um, fair organized. I didn't have enough money. I approached them and they're like, Yes, you can come. I said, I don't have enough money. Young lady, how much do you have? I told them, said, no problem. You can come around. And that was how I went for the trade fair. From the trade fair, I learned to get connections. I began to get connections. I began to get a lot of things. And to the glory of God, the business kept expanding. Fast forward, Get Connected came 2018. I almost did not want to register. But then I was listening to this message and he said, God's best gift to, God's best to human comes in some of opportunities. And as such, I remember there was one opportunity I wanted to meet. I took my system, did a mail and sent it to them. Then I got a feedback that can come around for the pre-audition. And that was it. I came for the audition. I came for the main, uh, main competition. As the glory of God, I was that the first runner-up for this 2018 Get Connected competition. I got an investor who said, who promised to invest a million in my business. I got several other connections, mentorships, even on how I can actually digitize my business and do a whole lot of things. At this particular point in time, I want to thank Tess, I had to turn to our father in law because at a particular point when I did not know anything, I didn't know what to do. I wrote a letter to him and he, he gave me audience. He prayed with me and he gave me prayer points to pray. I want to pray that the good Lord, and right now, the servants of my business, my net worth is over a million to the glory of God. And secondly, we'll be able to secure a location for the shop. And thirdly, we'll be able to execute contracts even within and outside of the country. I want to encourage everyone to be on here. Just get started. Do something. Just do something I pray as you God will bless you in the name of Jesus. Thank you so much. Àwọn arábìnrin pẹ̀lú sọ bí àwọn ti ṣe bẹ̀rẹ̀ òwò wọn. Wọ́n ní àwọn tìrẹ̀ lọ́kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ fásitì ti Bowen. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn tí àwọn ṣe tán, àwọn báwọn ènìyàn bá sọ fún àwọn wípé yóò fẹ́ fáwọn tó ríṣẹ́, àwọn yóò jà á níyàn ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé kò tó ń kó ohun tó ń ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kan omi inú wípé kí lohun tí àwọn tilẹ̀ lè gbé ṣeré wọ́n wá rántí wípé nígbà táwọn ń dàgbà àwọn ní ìrírí tí màmá àwọn ṣe máa ń ta àwọn aṣọ àdírẹ́ yìí báyìí ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ láti sọ wípé tí àwọn pẹ̀lú kí àwọn máa lọ sínú òwò yìí wọ́n pè màmá wọn wọ́n fi tó wọn létí màmá wọn pẹ̀lú sọ fún ọ wípé fi tó bàbá rẹ létí wọ́n pè bàbá wọn pẹ̀lú wọ́n fi tó wọn létí bàbá wọn sì sọ fún ọ wípé kí ni àwọn àkọsílẹ̀ tí o ti ní nípa òwò tí o bẹ̀rẹ̀ sínú rẹ̀ yìí àwọn tí àkọsílẹ̀ náà hàn wọ́n wá sọ fún ọ wípé dọ́lápọ̀ mo gbàgbọ́ nínú rẹ wípé pẹ̀lú báyìí ni wọ́n ṣe pé ìgbésẹ̀ bàbá wọn pẹ̀lú sì ṣe ìrànlọ́wọ́ fún ọ wọ́n fún ọ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà wípé kí wọ́n lọ máa lò ó fún òwò wọn yìí wọ́n ní àwọn tẹ̀síwájú àwọn bẹ̀rẹ̀ sí ìlú wọ́n ní ní ọjọ́ kan wọ́n tilẹ̀ wà nínú ilé àwọn mú ìwé baba ní olúwa kan tí ó sọ̀rọ̀ nípa ọgbọ́n lọ́nà àádọ́ta tí ó lè lò láti fi lè tayọ wọ́n ní bákan náà ní ọjọ́ kan àwọn wà nínú ilé àwọn nì tí àwọn ti sọ ẹ̀rọ alátagbà wọn làwọn rí tí ẹnìkan tí máa ń sọ̀rọ̀ ìwúrí ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé ó ní irúkù lọ́wọ́ ṣíṣe tí ojì mọ́wọ́ dàbílẹ̀ sí ojì wọ́n ti pẹ́ lọ́wọ́ ọlọ́run wípé láti ohun gbogbo wọ́n lo ojútì tí ó wà ní ọwọ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ta àwọn àṣàjírẹ́ yìí bákan náà tí wọ́n tún lo wọ́n tẹ̀síwájú láti lọ kọ́ ẹ̀kọ́ rẹ̀ kí wọ́n lè jàǹdẹ́gbíá nínú títà àti ṣíṣe aṣọ àdìrẹ́ wọ́n ní dáa sísọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ń ta aṣọ àdìrẹ́ àwọn ń ṣe aṣọ àdìrẹ́ bákan náà làwọn tó ń lò ó láti lè máa fi ṣòwò ẹ̀ṣọ́ ilé àti àwọn àjàjókòó nínú ilé wọn wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní ìgbà táwọn wà ní ìdí òwò yìí àwọn gbọ́ nípa ìdíje tí wọ́n fẹ́ ṣe ní ọdún yìí wọ́n ní bí tilẹ̀ jẹ́ wípé àwọn wò wípé àwọn ò ní ohun tí ó tò láti kó wá fún ìdíje yìí wọ́n bẹ̀rẹ̀ sí kan nínú wọn ni sọ́dọ̀ bàbá ní olúwa wọ́n gbàdúrà pẹ̀lú wọn wọ́n kún oníkókò àdúrà wọ́n gbàdúrà náà wọ́n lọ fún ìdíje náà tí ògùn ọlọ́run wọ́n rí i pé àwọn gan yẹn yìí kejì wọ́n fún wọn ní owó bákan náà ni wọ́n tún fún wọn ní àwọn àsopọ̀ ẹ̀jẹ̀ kan sì rẹ̀ ṣe ìrírí dípò wọn yóò bá wọn fi mílíọ̀nù kan náírà da òwò pọ̀ nígbà tí sọ̀rọ̀ yìí wọ́n ti ní àsopọ̀ láti gba iṣẹ́ ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun bákan náà ni wọ́n ti rí owó tó tó owó láti fi gba ilé ibi tí wọ́n wà ti ṣe òwò wọn fún gbogbo ohun tí wọ́n ń ṣe yìí ni wọ́n jẹ wá sọ wípé àwọn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ àwọn àjọ tí wọ́n ń kọ́jú láti fi ọwọ́ ẹni ti òwò àti láti kọ́ ẹ̀kọ́ nípa òwò ṣíṣe bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá wa ní olúwa wọ́n sì wá ń gba àwọn èèyàn níyànjú dípò gbogbo tí ẹ bá jáwọ́ yín láti ṣe ẹ dára mọ́ láti lè ṣe tí ẹ lè ní Uh, I'm a graduate of electrical engineering, Tech. I graduated in 2016. Uh, I'm the CEO and founder of RIDE Global Technology, a technology company based in Lagos. Uh, I would like to share my story as an entrepreneur. Um, growing up as a child, um, I, have the, I always have this passion for electronics, this passion for technology. I, I believe technology, with technology, we can make this world a better place. I believe with technology you can make life smarter. You can live a better life. So I always so I always make things uh, you know, fix problems. Anywhere I find a problem electrically, I want to fix them up. So I have to build little um, devices like torch lights, electric cars, you know, all of that product. So um Later on, I, there's this problem we all experience as Nigerians. We all know the problem we go through, the electricity uh, power supply in Nigeria. Um, so, growing up with my parents, my father gave me the responsibility of changing over from NEPA to generator. Anytime one has generator and NEPA brings the light, I have to be the one to go and do the changing over and switch off generator, which most of you here do. You know how stressful it is. Even in the midnight, you have to wake up so uh, my father gave me the responsibility. I was not happy because I have to wake up in the middle of the night. So um, I, with my knowledge on electronics, I was thinking of okay, what can I do to solve this problem? So I have to, so I have to be waking up at night to do this work. So um, with my knowledge on electronics, I was able to assemble some components. And I was able to make this product. What I'm having here is an automatic changeover switch. Now, what it does is this. Eh, Anytime you switch on your generator, anytime you put on your generator, now you don't have to do anything. Once NEPA comes in, it will change over to NEPA for you and switch off your generator at the same time automatically. So so imagine imagine you're watching your favorite TV program. You don't have to stand up from your seat, continue watching. Imagine you're cooking, maybe in the kitchen, and NEPA brings the light, continue cooking. Imagine you're praying, and never brings the light, continue praying. Imagine you are outside of your house and you're worried your wife or your children cannot turn on generator, continue with what you're doing. So now with this product, it to solve the problem. So when I assembled the first one, I was able to fix it in my house as the first um, design. And um, I told my neighbors about it, and they were so happy. Well, they were like, how? So how did you do this? So I, they, they were so excited. I, I asked them, do you, do you notice me coming out after again to switch over from NEPA to Unitor? They said no. So I introduced to them and they bought it from my neighbors. It spread to the streets, and so far so good. I've sold over 100 pieces of this product. Worth over 1 million naira. Um, so it wasn't really easy for me because um, I was still in school then. So right after I graduated, I didn't really take it as a business. I was doing it as a kind of hobby. So, um, you know, after graduating from school, you know how Nigeria is now. I request to tell you go and look for a job, go and get a job. So I applied, I started job hunting, looking for a job here and there, you know, dropping CVs as if I'm carrying flyers. So, um, I finally got a job. Lucky enough, I got a job with Access Bank as a transaction officer. But um, after working with them, while working with them, I was not really happy because I knew within me this is not what I wanted. I, I don't like, I'm not personally someone that can sit down in one position, doing the same thing over and over every day. I don't like that. So I tried to quit the job. So when I quit my job, I told my parents about it. They were like, what's wrong with you? You know how job is it? Uh, you know how hard it is to get a job in Nigeria. Why are you quitting this one you have? I told them, no. I, I, I don't, I want to do something better. I have something. My spirit, the Holy Spirit is telling to do what I, what I have in my mind. What I have, what the gift He has given to me. that you take it up. So, uh, although it wasn't easy, I was battling within myself. And finally, I made up my mind that I wasn't going to look for any job anymore. So, all the, the soft copy of my CV, I deleted my CV. The hard copy of my CV, I tore them away. I took them to the dustbin. I made up my mind and I said, I wasn't going to look for any job anymore. Instead of looking for a job, I'm going to create jobs. Now, I don't want to be part of the problem. The problem of unemployment in Nigeria is too much. So why add to the problem? So instead of being part of the problem, I want to be part of the solution. So um, early this year, around me, uh, we got an information in our research um, that is a program uh, organized by PEF um, tagged them Get Connected 2018, creating a winning product from concept to the market. So I applied for the program and um, we did some screening and thank God I was successful in the screening and we finally did the program uh, on the 29th of May. And um, thank God I came out as the first position and I got a cash prize of 100,000 naira. So, um, so far so good. Um, I, I believe this is just the beginning. I have other products, bigger and better products that is coming up. Now, the goal of my company is to have at least one of my products in every Nigerian home and you're going to build better and better products. Better and better. and at least we are working on a product that will solve the problem of electricity in Nigeria. So that's which generators. So this is just the beginning. So I just want to use the opportunity to encourage every entrepreneur out there, everyone that wants to go into business. I want to encourage you to, whatever you have, go with it. Go with it with your assets, your energy, and everything. go into it, the harder it is for you to get in, the tougher it is for you to get in, the bigger the opportunities behind. The opportunities behind are endless. They are limitless. And I know doing business in this part of the country, Nigeria, is not really easy. But I believe with God, the sky is just a starting point. So I just want to thank our uh, Pastor our the CEO, and the PF group for coming up with this concept. I pray God will bless each and every one of you. Thank you. Àwọn àgbẹ̀ wa ń sọ fún wa ní ìrírí tiwọn bí wọ́n ti bẹ̀rẹ̀ owó tiwọn wọ́n ní nígbà táwọn ti jẹ́ ọmọ kékeré làwọn ti fẹ́ràn láti máa mọ òfin tótó nípa àwọn ẹ̀rọ tí wọ́n ń lo iná wọ́n ní èrè gan ló mú kí àwọn òbí àwọn máa sọ pé káwọn náà máa pa iná ní ìgbà tí àwọn iṣẹ́ mọ̀nàmọ́ná bá mú iná dé àti tí wọ́n bá pa iná wọn wọ́n ní nínú ìkòyí ni àwọn wà táwọn fi wá rò wípé kí ló ń tí mo lè ṣe tí mi ò fi ní lọ sókè lọ sódò láti lọ pẹ̀rọ amúnáwá tiwa ní ìgbà tí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná bá múná tiwọn dé. wọ́n lè ló máa wọn ṣe àgbékalẹ̀ ohun tí ó wà lọ́wọ́ àwọn yìí tó jẹ́ wípé níbikíbi tí àwọn bá wà ní ìgbà tí wọ́n jẹ́ wípé wọ́n pa iná àwọn ò nílò láti dìde láti lọ pẹ̀rọ amúnáwá tí àwọn lò ní ilé tiwọn. wọ́n ní nígbà tí àwọn ṣe àwọn fi àwọn ará ilé ẹ̀kọ́ ni àwọn wà lẹ́yìn tí wọ́n jáde tán wọ́n wá iṣẹ́ wọ́n rí iṣẹ́ pẹ̀lú ilé iṣẹ́ ìfowópamọ́sí kan ṣùgbọ́n ní ibẹ̀ wọn ò ní ayọ̀ ọkàn nítorí wípé ohun tí ó jẹ́ ojú àníyàn wọn ni kí wọ́n máa ṣe iṣẹ́ sí àwọn pa bí ẹni tí ó ń gba àwọn èèyàn sí ilé iṣẹ́ wọn ò fẹ́ jẹni tí yóò máa wá iṣẹ́ kiri nílẹ̀ yìí ni wọ́n wà tí wọ́n ti gbọ́ nípa ìdíje tí yóò ṣẹlẹ̀ ní orí òkú láti ṣẹ̀yánu ní ilé ìjọ àwọn ọ̀dọ́ ní ìgbà tí wọ́n gbọ́ wọ́n wà wọ́n sì tu àwọn sílẹ̀ ní ẹ̀yìn èyí tí wọ́n dìde náà wọ́n sì gbé gba olókè níbẹ̀ wọ́n fún wọn ní owó wọ́n ti gbára wọn ọlọ́run wípé bàbá ní olúwa ọlọ́run lò wọ́n fún wọn láti lè fi ohun tí ó wù wọ́n gbọ́ ní ọkọ̀ wọn àti àwọn àjọ bákan náà tí ọlọ́run gbé kalẹ̀ láti lè máa ran àwọn èèyàn lọ́wọ́ láti lè ṣe iṣẹ́ okòwò ara ẹni wọ́n máa ń gba gbogbo àríyànjú wípé ohun tí ọlọ́run bá ti lé wa lọ́wọ́ láti tí a fi gbogbo ọkàn ara àti ẹ̀mí wa tí a fi ṣe ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ yóò sì àtìlẹyìn fún wa láti mú un gbèrú. Shout a powerful hallelujah. Ẹ̀sẹ̀ hallelujah tó ní agbára. Because of our time, we will not be able to continue with the rest of our, our day. Nítorí àkókò wa ò ní lè tẹ̀síwájú pẹ̀lú àwọn tí wọ́n tún fẹ́ bá wa sọ̀rọ̀. We want to thank uh, all the awardees afẹ́dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti gbégbá ọ̀rọ̀ tèmi ìdíje náà. and uh, we want um, the congregation. a sì fẹ́ kí àwọn àjọ. to please give them the rounding sound of applause. ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a gbóríyìn fún wọn kí a pàtẹ́wọ́ fún wọn. You are the next person online. You will share your own story. Your story will inspire other people. In the name of Jesus. Let's rise up on our feet now. Thank you. We are going to pray for ourselves like this. There is a God on this mountain that is that changed story. Ọlọ́run orí òkè yìí bẹ̀ yìí tí máa ń yíṣọ ẹni padà. He has changed our story. Ó ti yí àwọn ìtàn wa padà sí rere. And he is going to change your story this morning. Yóò yí ìtàn rẹ padà sí rere. You will pray for yourself like this. Ó gbàdúrà fún ara yín báyìí. Oh God that changed stories. Olúwa Ọlọ́run ti máa ń yí ìtàn ẹni padà sí rere. You can say it better than that. Èwe ní ọ̀nà tó sunwọ̀n jù báyìí lọ. Oh God that changed stories on this mountain. Olúwa Ọlọ́run. Change my story for the day. In the name of Jesus. In Jesus' mighty name we pray. Father, we thank you for this wonderful morning. I pray that everyone that is hearing the sound of my voice today, their testimony shall be great. Their breakthrough shall be great. Their success shall be great. In the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Let's have a seat. And let's open our Bible to the book of John chapter 5. From there we'll take our topic this morning. We have had the first message from our children. And I believe we are Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. The reason why he went to Jerusalem. Èrè ní tó ṣe lọ sí Jerúsálẹ́mù. Was because of his feast. Nítorí ti àjọ àwọn ọdún yìí. But in the agenda of heaven. Wọ́n nínú ti ètò ọ̀run. There are other reasons. Àwọn èrèdí mìíràn wà níbẹ̀. Verse two. Ẹsẹ̀ ìkejì. Now there is at Jerusalem by the sixth market a pool which is called in Hebrew tongue Bethesda having five foot. Adágún ni kan sì wà ní Jerúsálẹ́mù létí bóde àtúntàn tí a ń pè ní bẹ́tẹ́ńtà ní èdè ébèrú tí ó ní ìloro márùn-ún. Indeed lay a great multitude of impotent folk of blind, halt, withered, waiting for the moving of the water. Nínú wọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé tìbúlẹ̀ sí. Àwọn afọ́jú, arọ àti àwọn jíjẹ wọ́n sì dúró de rírú omi. Waiting for the moving of the water. Wọ́n sì dúró de jíjẹ For an angel went down at a certain season into the pool and troubled the water. Whosoever then fought after the troubling of the water set in was made whole of whatsoever disease he had. Lẹ́yìn Not minding how terrible that disease might be. Kò ní ṣe bí àrùn náà ti lè burú tó. Not caring how long it has been there. Kò ní ṣe ọjọ́ tí àrùn náà ti Once the fellow is able to step into the water. Ní ọ̀dà Whatsoever disease. Àrùn náà tó bá ní. Will disappear. Yóò kóra. Verse five. Ẹsẹ̀ And a certain man was there. Which had an infirmity thirty and eight years. Ẹni tó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógójì. When Jesus saw him lie. Jíjẹ́ ti ṣe rí ní ìdìbúlẹ̀. The man was lying down. Alákùnrin náà ti búlẹ̀ síbẹ̀. He couldn't sit. He couldn't stand. Bẹ́ẹ̀ni kò lè He was lying down. Ó Meaning that he had been lying down like that for thirty-eight Ó túmọ̀ sí ó ti wà ní ìdìbílẹ̀ fún ọdún méjìdínlógójì. For someone to be lying down for thirty eight years. Ṣé nìkan wà tó wá dìbílẹ̀ for ọdún méjìdínlógójì? For someone to be in one position for thirty eight years. Ṣé ènìyàn wà ní ipò kan fún ọdún méjìdínlógójì? You can imagine how that man will look like. Wá ògbó bí yóò ṣe rí has been there for 38 years. Ìkòló wà fún ọdún méjìdínlógójì. Lying on that man. Ní ìsìnkúlẹ̀ lórí ẹni rẹ̀ yìí. When Jesus was in life I knew he had been There now a long time in that case, he said unto him, Will thou be made whole? That's just a simple point. Will thou be made whole? Verse 7. The impotent man answered him. Abirùn náà dá a lóhùn wípé. Sà. Ọ̀gbẹ́ni. I have no man. Èmi kò ní ẹni. When the water is troubled, to put me into the pool. But while I am coming, another stepped down before me. Ìgbà jẹ́ni sọ, inú adágún nígbà tí a bá rori náà, ṣé ìgbà tí ń bọ̀ wá, ẹlòmíràn á sọ̀kalẹ̀ sínú rẹ̀, síwájú mi. These people that are stepping into the water. Àwọn ènìyàn wọ̀nyí wọ́n The Bible did not care to write their stories for us. Nítorí òsì títà láti kọ ìtàn wọn sílẹ̀ fún wa. They got their miracle. Wọ́n rí iṣẹ́ ìyanu wọn gbà. But there was no record. Wọ́n kò sí àkọsílẹ̀ rẹ̀. So their miracle did not really impact any life. Nítorí iṣẹ́ ìyanu òfin ṣe gbòógì táàmì ẹ̀ lè sọ́kà sí. But the particular case of this man was completely different. Wọ́n ti ọ̀rọ̀ arákùnrin nígbà tó ó yàtọ̀. He came behind. And he became the leader. The leader. He came behind. His story was documented. It does not matter. Those who have been sharing testimony before you, your own shall be greater. If I were you, I would say loud amen to that prayer. He said, another step down before me. Ó jẹ́ ẹlòmíràn àtọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi. Jesus said unto him. Jésù ní fún Rise. Dìde. Take off thy bed. Ṣé àkókò rẹ? And walk. Ṣé o sì Three things. Nǹkan mẹ́ta. Rise. Dìde. Take off thy bed. Ṣé àkókò rẹ? Because you can rise and not take the bed. The bed will pull you back. now said, walk. And immediately, the man was made whole and took up his bed and walked. And on the same day was the Sabbath. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. That is the day of the Lord. Ó ọjọ́ Olúwa. The miracle happened. Iṣẹ́ ìyá náà ṣẹlẹ̀. In the day of the Lord. Ní ọjọ́ Olúwa. Today is the day of the Lord. Òní ni ọjọ́ Olúwa. Your testimony will manifest. Ọ̀rọ̀ ilẹ̀ yóò fara hàn. Where we are going. Ibi tí a lọ. Is in that verse seven. Ó wà ní ẹsẹ̀ ìṣèjì yìí. Look at it now. The important man answered him. Sir, I have no man. So this message is prior to the problem of I have no man. The problem of I have no man. This man was in this eatable condition for 38 years. Because of one thing, he said, Ó wí pé. He had no man. Òun kò ní ẹnikẹ́ni. He was in that condition. Ipò yìí ló wà. For thirty eight years. Fún ọdún méjìdínlẹ́ ogójì. Horrible condition. Ipò tí kò bá lára nù. Disable condition. Ipò táwọn èèyàn káàánú rẹ̀. Because. Nítorí pé. He had no man. Kò sí ẹnikẹ́ni fún un. He had no man. Kò ní ẹni to partner with him. He had no man. To converse with him. He had no man. To counsel him on what to do. He had no man. To be his prayer partner. This man ìjọba gba ìgbàlọ́pọ̀. full of ẹ̀sìn. Oh, had no man to give him a helping hand. He was totally alone in that horrible situation. Oh, the Bible says. In the book of Ecclesiastes. Chapter four. Verses nine and ten. The Bible says two are better than one. Because they have a good reward for their labour. For if they fall. The one will lift up the other. Now said, woe unto him that is alone. Woe unto him that is alone. Because when he falleth. He has no one to heaven up. Yóò tẹ̀ tí yóò ṣe dìde. Wo ọ̀npọ̀ ní ìdájídé lọ? Èjé nípa ẹni tí dáwà. That was the tale of this man. Bí ìtù alákùnrin ìṣèlú nìyí. Wo. Èjé. Was boldly written on his life. Ó wà lórí ayé rẹ̀. Because. Nítorí pé. He had no man. Kò ní ẹnikẹ́ni. He was totally alone. Ó wà láì sí ènìyàn kan. Woe unto him that is alone. Èdè ni fún náà tí ó dẹ́rọ̀. Which means to be lonely is to be sentenced to ridicule. Ó kàn ṣe ẹjọ́ bá dẹ́rọ̀ ní ẹni tẹ̀ wọ́n bá kẹ́gàn rẹ̀. To be lonely is to be sentenced to calamity. Ẹni tí ó bá dẹ́rọ̀ àgbáyé ní fún un. To be lonely is to experience stagnation in life. Ẹni tí ò bá ní ẹni tí ò rán lọ́wọ́, ó sọ̀ sí yóò dá ọgbọ́n sójú kan ní ayé. The problem of I have no man. Ìṣòro èmi kò ní ènìyàn kan. In your life today. Nínú ayé rẹ̀ lónìí. Will expire in the name of Jesus. When Adam was alone in the garden of Eden. Nígbà tí Ádámù dáwà ní ọgbà Édẹ́nì. God complained bitterly. Ọlọ́run fún ara rẹ̀. Ó kọ mi nípa rẹ̀. To the host of heaven. Sí àwọn ogun ọ̀run. To everyone who cares to listen. Fún gbogbo èèyàn tó fẹ́ gbọ́. God said it loud and clear. Ọlọ́run yìí létí ìgbọ́ gbogbo wọn gbọ́. It is not good. Kò dára. That a man should be alone. Ṣé ọkùnrin tí ó dáwọ̀? If it is not good at that time, then it means it is not good now. Look at Adam very well. God's presence was always with Adam. Yes, God said he was alone. Adam was a supernatural being. Ádámù jẹ́ ẹ̀dá Ọlọ́run. Who can do things in the class of God? Gẹ́gẹ́ ipò Ọlọ́run ló wà ní ìgbà náà, òun jẹ́ lọ́ba ìṣòro ló lè ṣe. Yes, God complained bitterly. Ṣé Ọlọ́run Kàmí ló ń kàwárí. That he was alone. Ṣé ó dáwà mí? God always come down to meet Peter. Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá láti wá bá Ádámù kẹ́kẹ́. Every day at the cool of the day. Lójoojúmọ́ ní ìrọ̀lẹ́. Yes, God complained. Ṣé Ọlọ́run He was alone. I will have felt the presence of God and the power of God in the life of Adam is all that Adam needed to succeed in life. The power of God was in his life. Agbára ọlọ́run lẹ́nu ayé rẹ̀. God doesn't compare. Bẹ́ẹ̀ni ọlọ́run ń pàṣẹ mú rẹ̀. He seen God face to face. Ó fi ojú rẹ̀ méjèèjì bí ọlọ́run. They talk every day. Wọ́n sì máa ń sọ̀rọ̀ lójoojúmọ́. Yes, God lamented. Títẹ̀ ọlọ́run kò wéré. That he was alone. Títí ó dáwọ̀ mí. For God to lament that Adam was alone. Tí ọlọ́run tó lè kò wéré dé Ádámù dáwọ̀. Then it means being lonely is not going to help anybody's destiny. Ó wá sọ̀tẹ́ kí èèyàn dáwọ̀ kò ní rọ àyànmọ́ ẹni lọ́wọ́. Sir. Ọ̀gbẹ́ni. I have no man. Èmi kò One is tempted to ask this man that is talking. Èèyàn lè rò nínú ọkàn láti bèrè Who is saying I have no man? Tó ń ṣe Where are your parents? Àwọn òbí mi há àgbà. After all, somebody came back to him. He didn't just fall from the sky. Where are his uncle? Àwọn ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá bàbá. Where are his brother? Where are his sister? Àwọn arábìnrin rẹ̀ yára. What of his friends? Àwọn ọ̀rẹ́ ń What of his colleagues? Àwọn ẹlẹgbẹ́ rẹ̀. What of his neighbors? Àwọn tọ́jú òjùmọ̀. They were nowhere to be found. Kò sí ẹnìkan náà síbò rẹ̀. This man was in the midst of plenty people. Àwọn ti ń bẹ ní àárín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Who are of the same kind with him? Àwọn tọ́jú àrùn bíi tirẹ̀. Yes, he was alone. Síbẹ̀ ó dá wà. Being surrounded by people does not mean that you have people with you. Ó ti dé àwọn ènìyàn lọ kẹ́kọ̀ọ́ símọ̀ sí pé wọ́n wà Closeness is not connectivity. Wípé o súnmọ́ o súnmọ́ ìṣe ẹjọ́ ní àsopọ̀. You can be in the same place with plenty people but not together. O lè wà níbi kan náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n kẹ má jọ ní àsopọ̀. If you are to describe this man. Ìjàmbá fẹ́ ṣe àpèjúwe arákùnrin. How would you describe him? Báwo la ṣe sọ̀rọ̀ rẹ̀? To me fún èmi I will describe this man. Màá sọ̀rọ̀ arákùnrin yìí. As a forgotten man. Gẹ́gẹ́ bí tí wọ́n ti gbàgbé rẹ̀. I will describe him. Màá sọ̀rọ̀ rẹ̀. As a rejected man. Gẹ́gẹ́ bí tí wọ́n kọ̀ sílẹ̀. A disappointed man. Wọ́n ti gba ìjákulẹ̀. A man that is totally down. Arákùnrin ọ̀sẹ̀ tẹ ipò ilẹ̀ ló wà. A smelling man. Ẹni tó rùn a crawling man. A man that is dying gradually and slowly. I will describe this man as a man that is crawling into an unknown grave. Sàárẹ̀ ṣe nǹkan yóò mọ̀. A lonely man. Ẹni tó dáwọ̀. This man can also be described. Àtúnṣe àkàwé arákùnrin yìí. As a man that is fighting a battle that he himself cannot even understand. Ẹgbẹ́ tó ń da ìṣàṣẹ́gbọ̀ nǹkan kò ní òye ogun yìí. He's a man. Arákùnrin yìí. That was very close to his miracle. Ó súnmọ́ iṣẹ́ ìyanu rẹ̀. But ignorantly far. Síbẹ̀ àìmọ̀kọ́jẹ́ kó sì ràn. He was a man that was very, very desperate for a change. But unable to experience that change. Síbẹ̀ kò But it is the best way to describe this man. The best way, the correct way to describe this man. Ọ̀nà That was the man. Whose destiny is crying for help àyànmọ́ rẹ̀ ó bèrè ó sunkún pé mò ń fẹ̀ràn lọ́wọ́. but could not get any. síbẹ̀ kò rí ẹni. a man. arákùnrin náà. who destiny. sí àyànmọ́ rẹ̀. is crying for help. gbogbo ọ̀nà ló kò ń dẹ́kun ìrànlọ́wọ́. but nobody lis ten to him. wọ́n kò ṣe ẹni tó tẹ́tí gbọ́ ìgbé rẹ̀. all because of one thing. nítorí ohun kan ṣoṣo. he had no man. kò ní ẹni sí ìrànlọ́wọ́. I'm going to pray for you now. If your amen is so strong and powerful, and you believe in this particular prayer I'm going to pray now, then you will see the results anyone there whose destiny is crying for help. I decree by the word of the Lord. Your cry for help will receive divine attention. Say a loud amen. is not going to be a long message. Ọ̀rọ̀ ìwádìí kò ní pẹ́ púpọ̀. It is just one. Kò ní out the calendar. This man said. Arákùnrin yìí bẹ̀rẹ̀. I have no man. Èmi kò ní ẹni. He didn't say, I have no God. Kò sọ́kè ni kò ní Ọlọ́run. He said, I have no man. Ó ń tẹ̀lé kò ní ènìyàn. Because he knew what he didn't have. Pé kò mọ ohun òun ṣe aláìní. He didn't say, I have no prayer point. Kò sọ́kè ni òní tó gbàgbà tí wọ́n gbà. I am sure he must have been praying for those Has eight years. Ó kà ní pé fún ọdún méjì ní ogójì yóò ti máa gba àdúrà. Ìdí ti ṣe well I have no Holy Ghost. Kò sọ́dọ̀ ni òní ẹ̀mí ẹ̀mí What this man said was very clear and direct. Ohun tí arákùnrin yóò ṣe ìṣòro gbogbo èèyàn ló gbọ́. I have no man. Èmi kò ní ènìyàn. And because I have no man. I was in this horrible condition. Well somebody might say well. well, well. You don't really need man for anything. Ó ṣẹ̀ṣẹ̀ kí ènìyàn sọ̀rọ̀ níbẹ̀ ni ọ̀fọ̀ tó If all that you need, once you have God, you have everything. Jesus, Jesus, Jesus. Jesus. Jésù. In Luke chapter six. Nínú rẹ̀ Verse thirty Jesus said. Ó Give. Ti And it shall be given unto you. A sì ti fún ọ Good measure. Òṣùwọ̀n tó dára. Pressed àtìmọ́lẹ̀ taken together and running over. ó ti kó àfúwọ́sílẹ̀. shall men men give unto your bosom. ní àwọn ènìyàn pẹ̀lú ìṣẹ́gbọ́ wọn yóò ti fún ọ padà. shall men give unto your bosom. ní àwọn ènìyàn yóò ti fún ọ padà. God will not do what man is expected to do. ohun tó yẹ kí ènìyàn ṣe ọlọ́run ní sọ̀kalẹ̀ wà láti wá gbé ṣe. God will not do what man is expected to do. Ezekiel 22. Ezekiel orí kejìlélógún. Verse thirty. The same situation that God himself found himself. Look at what he said in verse thirty. And I sought for a man among them. That you make up the edge And stand in the gap before me for the land. That I should not destroy But I found none. I sought for a man. Èmi wá ẹnì kan. God who found himself in a situation. Where he was looking for a man. But he could not find any. Just like this man too. I have no man. Why didn't God just go ahead to do what he wanted to do? After all, He is the Almighty God. And He can do all things. No. That is not how God operates. God operates by principles. By principle. Nípa ìlànà ni. And principle shares responsibility. Bàbá tí wàá sọ̀rọ̀ nípa ìlànà òkú tí wà forí fún ènìyàn. The crown. Ìgbé. For destiny helper. Fún olùrànlọ́wọ́ àlùmọ́. There is somebody here this morning too. Ẹnìkan bẹ nígbà yóò lọ yìí. Your destiny is crying for help just like the man by the pool of Bethesda. but I decree by the power of the Holy Ghost. that your cry for help. today today today. òní yìí ni kò will receive answer in the name of Jesus. Please let me ask you ẹ̀sùn bí ọwọ́ wa. Am I making sense? Ṣé ìtumọ̀ kan tó ń sọ bí? I'm not hearing you. Mo kọ́ ìdáhùn wa. God uses two beings as destiny helper. Ọlọ́run máa ń lo àwọn ẹ̀dá méjì gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àyànmọ́ ẹni. Majorly two beings. Àwọn ẹ̀dá méjì nítorí. Number one. Èkéré. Angelic beings. Àwọn ẹ̀dá ángẹ́lì. God uses them. Ọlọ́run á máa lò wọ́n as destiny helper. Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àyànmọ́. It was an angel that fed Elijah when he was hungry. Áńgẹ́lì ló pọ̀ èyí gbà nígbà tí pa And that food lasted for forty days. Oúnjẹ tó jẹ ní àkókò náà, ó gbé ó wà ní àgbára fún ogójì ọjọ́. It was an angel that rolled away the giant stone from the tomb of Jesus. Áńgẹ́lì ló jẹ́ òkúta ràbàtì tí a gbé sí ẹnu ọ̀nà I went to visit our daddy in the Lord. Mo That time he was still a, uh, a wonderful, glorious, powerful bachelor. Nígbà tí a sọ̀rọ̀ ìwọ̀n ò tí ì ní aya nílé. Not yet married. Ọ̀ tí ì níyàwó. Àti yàrá bíà. Ní yàrá níbẹ̀. And I was there for a very long time. Àkókò tí mo lò ń bíbẹ̀ sẹ́. Eight late. Okay, fẹ́ ti tó kò lọ́dọ̀ wọn. let me go home. Bá ń ṣe And you know, you know that Java area is always very dark. Go back. Padà lọ síbi tó ti ń bọ̀. Don't continue with this one. Go back. Má tẹ̀síwájú mọ́. Padà lọ síbi tó ti ń bọ̀. I said, who is this person? Báta èdè ta ní mà. I don't know you now. Mi ò mọ̀ yín rárá. So she just pass by. Tó bá bá tilẹ̀ lọ. And I continue. Bẹ́ẹ̀ni mò ń bá tèmi lọ after about two taking about two three steps. nígbà said I have to listen to this woman. ọkọ bá ń sọ sí mi ní èké the whole place was just dark. so I come back. báyìí padà. o thank you ma. láti dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣé I couldn't find her again. bẹ́ẹ̀ ni mi ò rí arábìnrin mọ́. nobody spoke to me again. I had to quickly run back. Kò sẹ́ni tó tún gbà mí ní ìyànjú mọ́, mo láti sáré tààrọ̀ fún mi kí mo sí pọ̀. Not quite about five ten minutes. Kò sí bí ìṣẹ́jú bá ń sílẹ̀ wà lọ lẹ́yìn rẹ̀. I had gunshot. Mo bá gbọ́ ìwé ìbọn. Bùà bùà bùà bùà. By the following morning. Nígbà tí ó ti òwúrọ̀ ọjọ́ kejì. Along that south again, that Jaba area. Ní ọ̀nà Yaba Yòókó gbọ́dọ̀ yìí. Two men were already dead. Àwọn ọkùnrin méjì ti wà nílẹ̀ òkú. Stop by the lójú that we have. látàrí ìwé ìbọn tá a gbọ́. That was an angel of the Lord. Áńgẹ́lì Olúwa nìyẹn nígbà náà. The woman just disappeared like that. Bẹ́ẹ̀ náà ló kàn fúnra ní orí mọ́. Destiny helper. Olùrànlọ́wọ́ àyànmọ́. If you need an angelic being. Tí o bá nílò ẹ̀dá bíi áńgẹ́lì. To push your destiny forward. Láti mú kí àyànmọ́ rẹ I'm praying for you right now. That the Lord will send that angel to you in the name of Jesus. The second being that God uses to help our destiny, they are human beings. Most of the time, God prefers to use human beings because man relates with man very well. 95% of your destiny helpers are going to be human beings. Olùrànlọ́wọ́ àyàn ọmọ ènìyàn bíi tìrẹ́bí yóò jẹ́. Because this our services called planet Earth. Ó jẹ́ àdùn tí àwọn sáà ń sẹ́ni orí òkè ẹ̀sẹ̀ yìí. Belong to human beings. Àwọn ọmọ ìgbà ló wà fún. Not angels. Ìṣe àwọn angẹ́lì. Not demons. Ìṣe àwọn ẹ̀mí òkú. Not spirit. Ìṣe àwọn irin. But human beings. Bí kò ṣe ẹ̀dá adarí wọn. The fact of life is this. Òtọ́ ayé yìí ni No man on earth. Kò sí arákùnrin kan láyé yìí. Can fulfil his destiny by himself no one. and by himself fulfil his own destiny. you will always need destiny helper. Jesus the son of the living God could not accomplish the work of his destiny alone. Kò lè dá He had to look for men. Who help him to fulfill his destiny. Listen to this truth now. No matter how strong you are. No matter how smart you are. No matter how intelligent you are. No matter how rich you are. No matter how poor you are. No no matter how anointed you are, you will always need a destiny helper. You will always Nígbà gbogbo ni always need a destiny helper. Your destiny helper does not have to be a Christian. Does not have to be a rich person. Does not have to be a clean person. As long as it's a man. Anyone That is strategically positioned to move you to your next level. Ipò tó ń It's your destiny helper. I'm going to say that again. Màá tẹnu eléyìí. And if you are writing, write it in capital letters. Anyone. That is strategically positioned. To move you to your next level. Láti mú It's your destiny helper the big problem. Ìṣòro bẹ̀. Most of the time. Ní ọ̀pọ̀ Is that there are power. Ṣé àwọn agbára ń bẹ? Known as blocker. Ṣé àti àwọn agbára dènà? Blocker. Àwọn tó ń dènà. Whose major assignment? Ṣé ẹgbẹ́ gbàgbà ṣe ní tiwọn? Is to block people from connecting with their destiny Health. Ọ̀sùn wá di àwọn èèyàn lọ́dọ̀ wọn jẹ́ kó pápáde olùrànlọ́wọ́ àyẹ̀ mọ́wọ́. Blocker. Àwọn àbẹ̀mẹ́ni. They block people. Wọ́n á di àwọn èèyàn lọ́dọ̀ from reaching, connecting to their destiny helper. I'm going to pray this fire prayer for you. The power of the blocker working against your destiny helper. I command them to scatter in the name of Scatter in the name. Àwọn abìnrin yìí. They have strategy. Wọ́n ní ọgbọ́n inú. Strategy. Ó ní àwọn ètò inú. By which they block destiny helpers from connecting to those who are supposed to receive their help. Èyí tí wọn máa lò tí máa fi ń dènà àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ sábà bàbá ẹni. What are these strategies? Kí wá ní àwọn ọ̀nà wọ̀nyí? Closed eyes. Ojú tí ò ríran. They will make you not to see the person that God has ordained to help you. Bọ́dẹ̀ ẹ̀ka They used on this man by the pool. Jesus was standing right before him. But they could not detect that this person is a destiny helper. Sometimes they magnetize the wrong people to the person. It's another pattern. They make only those who are going to have it right to see you. People that people that will watch your case. People that will always pray that people that you will always pray that you will never make it. They are the ones that will be bringing to you. Strategy of the blocker. Sometimes they will create problems for your destiny helper. The person who is supposed to help you. They will create problems for him. So the person will not even have any opportunity to even look at him. Ìjọba ní It's a strategy. Sometimes they will put a mark of hatred and rejection on the person. Those who are supposed to help you will just suddenly dislike you and reject you. It happened to David. His own father just didn't show interest in him. When the prophet came. Nígbà And called for all the children of David. David. David's father did not even bother to include him. Bàbá rẹ̀ The real first enemy of David. Àwọn His own father. The secondary enemy of David. Àwọn brother. Eliab. Household enemy. The mark of hatred. And rejection. was attacking him. I pray for you this morning. Every household warfare that is blocking your help, scatter in the name of Jesus. Another strategy is that they make helpers to arrive late for you, for, for them to help you. Somebody who supposed to show up in January. He will not come in December. When the help is no longer needed. It's a strategy of this power called blocker. Sometimes, They make a person to fight his or her own destiny helper. The begin to find the person that God has sent you to help. It's like silver. Ọ̀rọ̀ rẹ̀ Hiding Jesus. That no way you will not go to the cross. Oh no, you will not go to the cross. You will stay with us here. Ọjọ́ máa Jesus did not go to the cross. Peter's life will have been ruined forever. But he didn't know. He was fighting his destiny helper. Ẹ̀ńtí by the power that established this ministry. If you have sent your helper away, mercy will bring him back. <laughs> this prayer is for somebody here today. Mercy will bring him back. In the name of Jesus. Another strategy. They make the helper to forget the person completely. Just like Joseph. Joseph was totally forgotten by the chief butler. Forgotten. Strategy of the blocker. Sometimes they can even go to the extent of killing the person's helper. They will kill the person completely. Strategies of blocker. Beloved. We are about to pray now. The battle that many of us are fighting now. Is the battle of destiny helper. The man by the pool of Bethesda. Alábùsọ̀lẹ̀ ní Adájú Bethesda. For fast for thirty years. Ojú rẹ̀ rí màá lọ́pọ̀ ọdún méjì. Because they had no man. No destiny helper. Kò sí olùrànlọ́wọ́ ìrànmọ́ fún. The man by the pool of Bethesda. Alábùsọ̀lẹ̀ Adájú Bethesda. Did not invite Jesus. Kò pe Yes, Jesus went to him. Jíjẹ Jésù sọ lọ. The man by the pool. Alábùsọ̀lẹ̀ ti Adájú. Did not know who Jesus was. Kò mẹ́ Jésù jẹ́. Yes, Jesus went with him. The ah, man by the pool was not expecting Jesus that day. Yes. Jesus went to him. The man by the pool. Was a man bound by sin. Yes, Jesus did not even wait for him to confess his sin. The man by the pool. Was busy telling Jesus story. When he was only asked a simple question. Nígbà tí be made whole. Yes. Jesus stood by me. One day, Jesus showed up. He showed up in the person of a man. A man showed up in the person of Jesus. And from that period, everything about his life just changed. You and I, we need to pray. Oh. There are people in this service today. If you check them and, and they talk to you, they are surrounded by smart people, good people surrounded by godly people. Àwọn ènìyàn rẹ̀ ló fi hàn ká. Rich people. Àwọn ọlọ́rọ̀. Highly influential people. Àwọn ènìyàn tí wọ́n mọ̀ yàn nígboro. Surrounded by prophets. Àwọn wòlíì lè yí wọn ká. Pastors. Àwọn olùṣàgùtàn. Anointed men of God. Àwọn ènìyàn ọlọ́run. Governor. Àwọn gómìnà. Senator. Àwọn amòfin. Powerful people. Àwọn ènìyàn tí a lè ṣeré àwọn ènìyàn. Although they were surrounded by all these wonderful people ṣe é pé nígbà tí àwọn ìwọ̀nyí ló ti wọn ká. But they just refuse to assist them. Síbẹ̀ wọn ò fún wọn ní ìrànlọ́wọ́ kankan. It is not ordinary. Eléyìí kì í ojú lásán. It is a problem. Ìṣòro ni. Of I have no man. Kì í kò ní ènìyàn. But today, that problem is coming to an end. If you can pray this following prayer. The Lord said, within 21 days, all your run, runaway destiny help. We speak, they will locate Rise up like a soldier now. There's no time to pray this prayer. Once it is called, shout it loud and clear. Can you say it with a shout? Blocker! Blocker! Blocker! Of my next level. You are a liar! Gather! In the name In Jesus' mighty name we pray. Father, in the name of Jesus.